نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد وعليكم السلام ورحمة الله الحمد لله أهل البشرين بفلايا أمك كتاب النكاح التي الفقه الميسر so tíra al-fiqh wal-muyassar òun ló ma jẹ́ bí tíra al-asl tíra ìpìlẹ̀ tá maka inṣáàlá but inṣáàlá a ma adà wọn tíra mi inṣáàlá basically tíra mi inṣáàlá ma adì sí so a ma lu sharhu mumtiti ibn Uthaymin rahimahullah so ta bá ní di àlàyé sí bákan a ma lo nílùn autor sí imam Shawkani rahimahullah so láti ma adì kan tó wà ní ìbáyé tó fi lè ní àlàyé sí inṣáàlá wọ basically nǹkan táàmù ascide òun náà ni síra alfiqhu almuyassar so níbi tíra yìí wọ́n ni pé kìtàbù nikah wà talaq so níbi tíra yìí àbí níbi kìtàbù yìí so níbi chapter yìí a mọ̀ sọ̀rọ̀ nípa annikah fúra rẹ̀ àti àwọn ahkam àwọn ìdájọ́ tó ní pẹ̀lú nikah bákan náà a lọ sí ọ̀rọ̀ tọ́lák náà inṣáàlá àti àwọn nǹkan tó ní pẹ̀lú àtọ́lák tó dí pé a tí ta bá ti rí nikah kò sí àmìrí tọ́lák náà àbí so tí ta bá ti wá kó sí tọ́lák bó láti ṣe sọ àyídà ti mẹ́rin náà so láti yá ma pé a ti wà ní àwọn tó ṣe pé àyàn ti níyàwó ó ti wá di ọ̀rọ̀ ìpé kí àwọn ahkamu an-nikah so torí pé àgẹ́bí hadith Ànábì sọ pé al-ilmu aw talabul ilmi faridatun ala kulli muslim wa muslima pé kí àwọn wámọ̀ ó jẹ́ ọ̀ranyàn fún gbogbo musulmi àti gbogbo muslima àfáà ní pé ìkọ́tàlẹ́bí sọ ń bẹ̀ ó náà ni pé ìmọ̀tẹ́ bá ti fi sí Allah subhanahu ta'ala yóò mọ̀jọ́ rẹ̀ kí ẹmọ̀ fọ̀nísà ní síbáyì a mọ́ kírùn sọlá kí èyàn ti kó sí pé a mọ̀ kírun ó ti wájú ọ̀rìn kí èyàn mọ àwọn ìdájọ́ àṣọ́lá èyàn tó wọ́kànlá dólówó tó ṣe pé owó rẹ̀ ó ti tó kó sọ zaka ó ti wájú ọ̀rìn kó jẹ kíni kó ní mọ́pa azakat so ní síbáyà ti wà ní àwùjọ tó ṣe pé àyẹn ti ń fẹ́yàwó connected mọ́ àníkà àti ọ̀rọ̀ tọ̀lákínà so dáadáa ó pé ókè ó kìtàbù nìka ìṣẹ́ wípé ta bá wo ilé ike orísìí báyìí ó lè pẹ́ díẹ̀ ká tó dé kìtàbù nìka àbí muslim kan táà ń sọ gbogbo ẹ̀ tí ju kìtàbù hajj lọ kódà àti wọ̀bẹ̀ yíò gan to, to begin with so for that reason okay ẹjá ti dáwọ́rọ̀ káwà sọ̀rọ̀ pa kìtàb and nìka wàtọ́lá so níbi tíra wá ní pé wàyẹ̀ṣẹ́mìlú àlà áhàdà àṣàrọ̀ bábáni so àwọn ní pé kìtàbù yìí báàbù yìí chapter yìí ìkan tí ó mọ̀ dálé lórí òun náà ni nǹkan 11 11 bab 11 uh, other subchapters wa yashtamilu ala ahada asharat baban 11 subchapters òun náà ni wọ́n mọ̀ sọ ní báyìí àwọn ni pé albabul awwal nǹkan láàkọ́ táàmà sọ níbi tíra òun náà ni fi nikah ọ̀rọ̀ nikah galafẹ́ sọ ní báyìí ibi báàbù yìí àwọn ni pé wà fíhì masáìl so lábẹ́ kitabu àbí báàbù nìka yìí wọ́n ní àwọn mas'ala ó kó sínú ẹ̀ ọwọ́n ni pé al-mas'ala tulula nkàlá ọkọ́ táàmà sọ òun náà ni tààrífù nìka so abẹ́ sọ̀rọ̀ pa nìka ó nìka mọ̀kánà pé náà nìka gafura rẹ̀ tààrífù an-nikah wa adillatu mashru'iyyatihi so àti àwọn ẹ̀rí tó tọ́ka sí pé à wọ́n ṣe lófin fáwọn mùsùlùmí kọmọ ṣe nìká so torí pé tàbá ti ní pé nǹkan wà nínú ṣẹ̀ríà tàbá claim pé nǹkan wà nínú ṣẹ̀ríà nǹkan tó túnmọ̀ ní pé ẹ̀rí wà fún àbí so tàbá ti rẹ́rí fún kankan a lè claim pé ó wà nínú ṣẹ̀ríà láfi ní pé a ma define a nìká then a máa mú àwọn evidences tó ń tọ́ka sí pé nìká o wọ́n ṣe ló fi fún wa ní islam àwọn ni pé tààrífù nìká kí náà ń pè náà nìká gẹ́gẹ́ ní islam ok wọ́n ni pé aláwọ̀kọ́ àníká ológọ́ta ni kí náà ń pè ní àníká ní èdè lárúbáwá so tí àwọn lábá before islam tọ́bá ní pé àníká kí náà gbà lérò tàbá ti ní pé nǹkan kìíní kan tààrí flógọ́ta nìkan tó sọ́nbẹ̀ ni pé ta bá gójú kò ní ṣẹ̀ríà pé ta bá fẹ́ wò ìdí lábára rẹ̀ fúnra rẹ̀ kí náà ń pè kìíní ní ìdí lábáwá wọ́n ni pé àníká ológọ́ta ni wọ́n ni pé àdọ́mù àdọ́mù wàljámọ̀rù tàbá ní pé àníká nǹkan ló túnmọ̀ ni pé kí nǹkan kó kójọ kí nǹkan kó kójọ náà ń pè ní àníká àdọ́mù àti kíni waljama the náà ni pé kí n ga kókó jọ àwọn ni pé wàtàdáhùl kí n ga kó wọnú ara wọn o náà ń pè náà nìká so nìká lóbọ̀tán o náà ni kíni àdọ́mú waljama'u wàtàdáhùl kí n ga kó wọnú ara wọn náà ń pè náà nìká lóbọ̀tán afá ni pé you call wọ́n máa ń sọ ní èdè larabawa pé ah okay sorry you call ami sọ pé ma'kúdùn wọ́n yọ nikah láti bo min tàbá ní pé tanakahati al-ashjar tanakahati al-ashjar so láti rí pé tanakaha ó wá láti tafa'ala àbí so ìpìlẹ̀ ní pé nakaha gangan ní ìpìlẹ̀ ó tí yàbí nakaha gangan ní ìpìlẹ̀ nikah so tanakahatil ashjar kila kila al ashjar àwọn igi tá bá ní pé wọ́n tanakaha ai idhan dhamma ba'daha ila ba'din tá bá ní kíni tó bá kójọ tá bá ní pé tanakahati al ashjar ma wọ́n yọ láti min nakaha eh, almatoru al'ard nakaha almatoru al'ardo almatoru fa'il al'ardo maf'ul bihi so nakaha almatoru al'ardo ay idha ikhtalata bi tharaha tójò bá ti mix pẹ̀lú yẹ̀pẹ̀ tójò bá ti mix pẹ̀lú yẹ̀pẹ̀ a sọ pé nakaha almatoru òjò ó jẹ́ kí ó nakaha ilẹ̀ that is wọ́n Okojo kójọ wọ́n mix papọ̀ so láti rí pé ibi tó ti yọ oran níbo láti bí ìkàkó sàkójọ ọ̀nà pè ní àníkà Lugotan. so but ìtumọ̀ níkà Lugotan, so a ní much did fún èyí to kàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ oran ní kí ni ti ṣẹ̀ríà náà fi ní pé wà ṣára àní kí lá ń pè ní àníkà níbi ṣẹ̀ríà gẹ́gẹ́ fúnra rẹ̀ wọ́n wá ní pé akdun aláwọ̀kọ́ kí náà pé wọ́n ni pé akdun òun ni nìkáhù jẹ́ ní sharia kí náà pé ní akdun òun náà ni bí contract ká àgbí lórí kankan òun náà pé ní akdun so ká ti táì kankan torí pé akdun sóra rẹ̀ gbólóhùn akdun òun náà ni pé kí nǹkan ká táì kankan tó tá bá ti táì rẹ̀ àti gé kí ní ọmọ tó kó ma lédè àbí tá bá ti táì rẹ̀ àti gé ó ma lédè lọ́pẹ̀ ṣùgbọ́n ta bá ta bá tàn kankan fúra wà bí ara kankan akìdùlù náà ó ti bá wọn so mo fún lówó mo gba ọjà a ti ṣe akìdùn báyẹn a ní kọ́ntrátì báyẹn so ó ti wà táìdì mi ló wá pàdàkásọ pé ọkìá ah, ìtàmọ́ àbí ìràmọ́ kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ but normally tí bá ti tàn kankan tí bá ti ràn kankan ó ti tán náà nìyẹn ó ti yá àbí náà yàtàdọ́mmanú ó kó sínú ó kó nǹkan tó pọ̀ sínú àníká ṣára'án ó kó nǹkan tó pọ̀ sínú àmá nǹkan láọ̀kọ́ and the most important onáni kí ni ìbá hátàsìntà ìkúllin mina zaujaini bil akhar na wọ́n ni pé kí ni akudun yatadammanu ìbá hátàsìntà ìkúllin mina zaujaini bil akhar ó kó sínú ó kó sínú pé kí one or both husband and wife ọkọ àtìyàwó kan jẹ́ kí ni kó wá jẹ́ halal fún wọn láti mọ̀ gbádùn ara wọn istimta so that pleasure tẹ́ mọ́ rí láàrin ọkọ àtìyàwó so wọ́n ní pé nìká ló mọ́ ṣe ló mọ́ jẹ́ kó di halal ó ti yàbí àwọn ní pé alalwajihi almashru' àmọ́ pẹ̀lú kíni pẹ̀lú angle tó wà legislated nínú sharia nítorí pé ìsìntáwù náà ọgbọ́dọ̀ ṣe ìsìntáwù tí ó wọlé ó ti bá wọn ni ògbọ́dọ̀ gbádọ̀ ara wa pẹ̀lú ọ̀nà tó gbé kò wọlé níbi sharia so yíó ṣe alalwajihi almashru' wọ́n ni pé akdun akdun ni yàtàdọ́mánu tó kó sínú ìbáhátà ìsìntáì kulli min az-zawjayn bil-akhar kí ọkọ àtìyàwó kọ́ ma gbádọ̀ ara wọn each other alalwajihi almashru lórí angu tó ṣe pé ó wà permitted tó wà legislated tàbá ọ̀ definition ẹni sí báyìí a mọ̀ rí pé àwọn àfá àgbà pé the most important reason ta fi ń lọ́kọ ta fi ní a pleasure tẹ́mọ́ níbẹ̀ in terms of sexual intercourse so dára tẹ bá ti rí gbogbo definition àwọn àfáà nǹkan tó mọ́sọ̀ náà nìyẹn so ẹjá wo definition uh, Imam Shawkani nípa annika definition yẹn so tẹ́ẹ̀fì ní pé kìí ṣe kí bóyá wọ́n kàn kọ́ síbi tíra pé kìíní tí tíra fi kùmù yẹn sọ̀rọ̀ ó wà lọ́dọ̀ uh, kìíní Imam Shawkani Imam Shawkani wọ́n ní pé wà fi ṣára gàrántò ní sharia ọ̀nà ni kíni afá ni ọ̀nà ni pé akdun àwọn náà pè ní kíni wọ́n pè ní akdun bayna zawjayn láàrin kíni láàrin ọkọ àti ìyàwó àwọn ni kíni yahillu bihi alwatu ó ti tán kọ́ ẹ̀mí tó dúró náà nìyẹn ó ní pé kíni yahillu bihi alwatu kò kẹ́ yahillu bihi yahillu bihi alwatu'u hamza alwatu'u so imam shawkani wọ́n pè wá fi shar'i kan pè ní an-nikah ní bi sharia ona ní kíni aqdun baina zawjayn yahillu bihi alwatu'u kan pè ní an-nikah ní bi sharia pé aqdun contract tó wà láàrin ọkọ àti yàwó tó ṣe pé yó má jẹ́ kí sexual intercourse kó má jẹ́ halal so meaning that before then haram ni àbí that's the meaning so before then haram ni kí ẹ ní such sexual intercourse nǹkan tó máa ń fa kó jẹ́ halal kí ni annika ẹjá ohun kan tí ibn Taymiyyah náà nípa ọ̀rọ̀ definition nikah so a mú wá tó káàfì mọ̀ pé gbogbo afá ló pé from the most important reasons tá fi ń ṣe nikah ọ̀nà ní kí ni that pleasure tá máa ń rí ó ti yà rí so ní ibà iná àwọn náà ni pé ìkàrà ń pè ní annika níbi sharia afá ni pé a máa fi ṣára ìkàrà ń pè ní nìka níbi sharia ayyú ọd alamro atin because the listimta ibiha níyà tó wà ń bẹ gẹ̀gẹ̀gẹ̀ wọ́n náà kí ni alistimta biha wọ́n ni pé fahuwa an yú ọkọ̀d alamro atin because the listimta ibiha ó ti yà bí pé kan ṣe akdu kan ní contract pẹ̀lú obìnrin kí ni reason pẹ̀lú àníyàn kí lápẹ̀ ní kọ́sùdù àníyàn náà ni àbí níyàn mi pé mo fẹ́ níyàwó kí ni reason because feeling stem taa bí ha pé mo fẹ́ ní pleasure pẹ̀lú rẹ̀ that is mo fẹ́ ní sexual intercourse pẹ̀lú rẹ̀ that's the first thing tí àpapàpàpàpọ̀ wọ́n yí báyìí àwọn ni pé wà hùsùlì wàlàjì bákan náà mo fẹ́ bímọ náà ó tí àrí wà husul alwalad bákanáà mo fẹ́ bí mọ́nà wà ghairi dhalik min masalihin nikah àti àwọn nǹkan mìíràn tó sì pé ó ń tọ́ka sí àwọn benefit nikah wà husul alwalad because the limsita ibiha wà husul alwalad wà ghairi dhalika min masalihin nikah so pẹ̀lú àwọn definitions yìí ní síbáyìí àwọn mímọ̀ ń sọ tó ń sọ fún yín pé ẹ ṣe sexual intercourse ṣe ó wá jó ń ni tó ń jẹ ni ah subhanallah kìí so ń jẹ you now marry because of sex because of sex lọ́wọ́ marry ah ṣe kò sí kẹrìtọ̀ ń rò ní ah sex wọ́n wọ́n ah <laughs> and wọ́n láìkẹ́ bá wo àwọn tó ń sọ̀rọ̀ yìí ẹ mọ̀ rí pé àwọn gan fúnra wọn ọlá pé wọ́n máa ń rí kì ní ẹ̀níbòmìnì tó mi sọ bẹ́ ẹ ma rí pé ọmọ yóò yàtọ́ bá ti parí secondary school yóò lọ university four years imi five years imi seven years lẹ́yìn yẹn yóò tún lọ ṣe masters náà lẹ́yìn yẹn yóò lọ ṣe phd lẹ́yìn ìgbà yẹn i want to settle down lẹ́yìn ìgbà yẹn ok ṣe nǹkan tẹ́ sọ ní pé láti bàtò láti bàtò wà ní secondary school tó fi parí masters eh, tó fi parí first degree tó fi wá lọ sí masters tó fi wá lọ sí phd ẹ̀fẹ́ ń sọ pé kò sí kankan àtàrà rí ṣó wà máa kò ṣó wà tó bá lákàrí pé kò sí kankan kò possible kò possible ẹ wá rí pé irú àwọn ènìyàn ní máa sọ fún wọn pé ṣe díẹ̀ náà ṣe díẹ̀ pọ́kọ́ lọ sí masters náà ṣe sex kò lè sọ sọ́bùrù tó bá ti tó bí ṣíra tó bá ti mú báyìí kò lè ní sùúrù ọjọ́ kan yóò mọ̀ wá bí ó ṣe panáṣáwà yìí so that same person yóò máa sọ fún ọmọ rẹ̀ pé dúró de ọdún kan ṣùgbọ́n ọdún kan ṣe bí wọ́n ti kípa rẹ̀ fún 4 years ọdún kan náà ló kù ọdún kan náà ló kù ó ti bá wọn tí ọdún kan tí kò tó láti ṣe ìṣìná tó pọ̀ ó tó dáadáa ó ti bá wọn so àṣẹ ni pé àbí kí àwọn sọ fún ọkọ pé tó ń jẹ lówá jẹ́ ni tó ń jẹ lówá jẹ́ ni ah, kí ní ìsìnkú tàbí sọ ìtẹ́lẹ̀ kí náà sọ níbi tààrí wọ́n ní pé bí husul aw bí kọ́sí alìsìntá ìdí ha that's the reason that you fi although ó wà láà reasons ó tẹ́ bá from the most important reasons ta fi jẹ́ ọkàtẹ̀ òun náà nìyàn ó tẹ́ bá so anẹ́bì ní pé manistatọ́ aminkumul ba'ata falyatazawwaj kí lápẹ́ àlùbáà àwọn tó sí pé kí láń pè sexual transaction ní pé ó lè ṣe ó ti ní ṣáhàwà ó ti bá wọn so nísì tí a nẹ́bì mú agagana ni so mọ́ sọ pé bọ́yá só ń ni ó ti bá wọn so tẹ́ yóò bá rí nǹkan lè ṣẹlẹ̀ ó ti bá wọn so eléyìí ni tààrífù an-nikah shar'an wa wa lugatan so a wáyé lè káàdì kàkàsí o náà ni pé ní èdè lábá náà mo gbàgbé láti sọ yẹn ní èdè lábá náà tàbá ní pé nákàáhà tàbá ní pé nákàáhà ó kè rárá sọ níbi ṣẹ̀ríà mú fẹ́sọ̀ jàrí ṣẹ̀ríà ìgbàmí tàbá lo kẹ́lìmà nákàáhà ní ṣẹ̀ríà ó lè túmọ̀ akdù bọ́ ìsọ ní ìbáyìí ìgbàmí ó lè túmọ̀ jìmá gan fúnra rẹ̀ láti sexual intercourse gan mo lo kẹ́lìmà nákàáhà ìgbàmí olè túnmọ̀ jìmáàwù that is the act itself ìgbádọ̀ ẹ̀gẹ́ fúnra rẹ̀ ó lè túnmọ̀ bẹ́ẹ̀ and ìgbàmí ó lè túnmọ̀ act fúnra rẹ̀ òun ni ah, Imam Shawkani fi sọ pé àlà ah, pé ó jẹ́ tawalu kalima nakaha ó jẹ́ hakíkọ fil aqdi wọ́n ni pé wàhúwà hakíkọ tún fil aqdi tawalu kalima nikah tabalu kalima nikah afani pé wa huwa haqiqo haqiqatun fil aqdi woni pé ó jẹ́ haqiqo níbi al aqd majazun fil wat'i ó wá jẹ́ majaz níbi wat'u kila gba lerun tabani pé nǹkan jẹ́ haqiqo àwọn fa tabani pé nǹkan jẹ́ haqiqo nǹkan ló tuma ní pé tá bá ti sọ báyìí kíni kan la oko ta tu si ó ti àbí so le ba tin ka tira àwọn fa wọ́n sọ pé kìní kan ilé ìjẹ́ àkíkọ níbi ìbáyìí ilé ìwá jẹ́ màjá sí ìbáyìí gẹ́nà sọ mẹ́ ni pé tàbá ti àkíkọ ni nǹkan tó yí pé tàbá ti sọ báyìí kí ni nǹkan láàkọ́ táàkọ́ tú síná òná ń pè ní àkíkọ ó tí àbí dẹni màjá zò náà ni pé tàbá rí tú sí àkíkọ yìí kí ló tó wá kù lẹ́yìn òná ń pè ní màjá ó nǹkan láàkútà ọkọ̀ orú ní kíni ẹ́ pé akùtù ló jẹ́ ó tí àbí ọ ní pé wà wà mà já fil wọ́pì àmọ́ tààbá lè tú sí akùtù a mọ̀ tú sí kíni alwọ́pì àti sexual intercourse so meaning that tààbá ti lo kẹ́límà nákàá pẹ̀lú ọkùnrin àtòmítẹ́kì wọ̀nyí sí ọkọ àtìyàwó kí lásán bẹ́ẹ̀ ẹ́ eh, akùjù ní àbí àwọn tó wáyé pé láàrin ọkọ àti ìyàwó lókẹ́ lébà náà ha kí lọ sọ ń bẹ̀ alìjìmá tó ní pé kàn lè ṣe akùjù lẹ́mì ìjìlẹ̀ ẹni àìṣẹ́ àtàíké bóyá wọ́n ti fárọ́kọ̀ wọn tẹ́lẹ̀ wọ́n ti separate tẹ́lẹ̀ bọ̀ wọ́n ha mamana dáàlì jìmáwò náà ni afáfin ní pé wàhúwà sọ̀hí nǹkan tá a sọ yín báyìí olú kọ̀rẹ́kì pé eh, amúlò nìka fún akùjù hakí kọtàn watu'u majazan liqawli ta'ala Allah sọ ní Qur'an pé fankihuhunna bi idni ahlihinna so nakaha tó wà yí báyìí afárí pé wà lówátùú kí ẹ ní sex pẹ̀lú yẹn wọ́n ni pé la yajuzu bil idni kò tọ́ pé bàbá ti ní pé tọ́ ẹlẹ́ ma bá sùn báyìí ààrẹ tí ṣe ákùdù akàn ní ìdúnú pé tọ́ bàbá àti dé o àti set up dáadáa a fún wọn pé ọlẹ́ ṣe nìká pẹ̀lú rẹ̀ ó ti tẹ́nà ní ẹ̀nà àbí àwọn ìgbà ara ara ara àfáàmọ́ ní pé ànìká ó mọ́ ń jẹ́ hakíkọ níbi kíni níbi akdù ó dẹ̀ mọ́ jẹ́ majas níbi níbi wátò so nǹkan tí ta fẹ́ mẹ́bẹ̀ náà nìyẹn ẹ̀dá padà sí gátàǹkà so ní wọ́n ti ṣe lófin fún wa ní islam so kí wá ní evidence pé ó wà mashuru' ní islam kí ní evidence rẹ̀ náà fi ní pé adillatu mashru'iyyatin nikah àwọn evidence tó ń tọ́ka sí pé nikah ó wà mashuru' ó wà legislated ní islam àwọn ni pé al-aslu fi mashru'iyyatin nikah alkitabu wa sunnatu wal ijma so wọ́n ní pé al-aslu evidence náà pè ní aslu yìí báyìí àwọn usuli aina antum ẹ ti gbà wọlé àbí ṣe gbà wọlé antum usuli yìí ẹ gbà wọlé àbí pé al-aslu yìí báyìí bí mánà kí ni ad-dalil ó ti yẹ jáfà ti ní pé àwọ̀ ẹ̀wà al-aslu fi hadhihi al-mas'ala tílíkà áyà wa áyà áyà àti áyà yìí ẹ̀tì mọ̀ ìkàrà sọ ń bẹ̀ ẹ̀rí ó tí àbí onímí ni asù ní ìbà yìí hmm? torí kí wọ́n mọ́ lo asù fún àwọn kan tó pọ̀ wọ́n lè lo asù fún kọ́ ìdá wọ́n lè lo asù fún ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó tí àbí àmọ́ ìkàtà sọ yìí báyìí ó náà ní kíni tó dáàlù ó dá kẹ́ẹ̀mọ́ ma àwọn olúmù làálà àwọn àwọn ìmọ̀ tá a fi ń ṣiṣẹ́ yóò kàwọ́ pé aláàsùlù fi ma yóò mọ̀ kí lọ sọ yìí báyìí kí ní kàtà sọ yìí báyìí aláàsùlù à mú bọ́lábà aláàsùlù kí ní kí ní aláàsùlù ìpínlẹ̀ náà wá kí lọ sọ yìí báyìí àmọ́tẹ́ bá ti mọ̀ olúmùlù àálà tẹ́lẹ̀ ó ti mọ̀ sùlù fi kọ́lá ókè ìgbàdá sára ìkíni àdẹ̀lé nìkáwò jẹ́ mashru' ní islam náà kí ni alkitabu wa sunnatu wal ijma' an kẹ mẹ́ta iná láti mọ́ níṣẹ́ rí ó ti báwọn alkitab ya ni alkur'an èyàn tó bá sọ pé kur'an kò lè fi ṣẹ̀rí ṣe musulmi ni ẹ lè jẹ́ musulmi so ilé yìí ó hàn pé alkitab wà lè fi ṣẹ̀rí tó o gẹ́gẹ́ ni kalamullah àbí alifishari so tábáwò kitabu a mọ̀ rí evidence náà pé a lè ṣe nìkáhùn islam bákaná súnnà òun a lè ṣe kí a lè fi ṣẹ̀rí náà àbísà a lè lò ní a lè lò arẹ́bìn ní pé màrán gíbà súnnà ti falẹ́sà mí nì tọ bá gún nípò níbi súnnà mi ọ̀sílára mi náà ni you're not from me so iran a mọ̀ ṣe kí ni a mọ̀ lò súnnà láti fi ṣe ẹ̀rí náà bákaná alìjìmá ṣe a lè lò ìjìmá ni a lè lò kí náà pè ya gbogbo àfà náà sọ ń bẹ̀ àbí àfáwọn àwọn àfá fàásìlìkù náà ara o àbí fàásìlìkù ní àwọn àfá yìí <laughs> náà so kìí sí àwọn àfá fàásìlìkù náà sọ yí báyìí kìí sí àwọn àfá mùnádọ́rọ̀ náà sọ yí báyìí àwọn àfá tọ́mọ̀ ṣe dìbẹ́tì pẹ̀lú àwọn oníbídà náà sọ yí báyìí kí náà sọ yí báyìí àwọn àfá gidi náà sọ yí báyìí àfá tọ́mọ̀ nǹkan tán ṣe àwọn àtọ́ pé wọ́n mọ̀ nǹkan tó ń jáì láti orí wọn kìí sí tí wọ́n mọ̀ ṣe àtàwọn tó pé àfà ní wọ́n bọ̀ wọ́n ìsáfà àkọ́dà àfà tàbí tàbí pé wọ́n gan bí pé ayé pẹ wọn gan àfà kìíní kan ó ti bá wọn so ìjìmá tàbí sọ yìí báyìí àwọn àfà gidi tí wọ́n mọ̀kátà ń ṣe náà sọ yìí báyìí so níbi àdísà níbi pé láńtẹ̀sítẹ́mì ummati ala dalala kí al'umma mi wọn anu kọtà sọ mẹ́rin kíni àwọn torí pé ìgbà tí ànábì so ó dájúkọ àwọn tani àwọn sọ̀hábà bákanáà níbi ayàtọ̀ wọn ni pé wà man yushakiki rasul min ba'di ma tabayyana al-huda wa yattabi ghayra sabili mu'minin àwọn ni mu'minin tani àwọn sọ̀hábà ṣe wọ́n magata ń ṣe ni wọ́n magata ń ṣe torí so ìdán àwọn tó bá ti rí bí àwọn kíra ń pè àwọn afá tí òmọ̀ kàtà ń ṣe ó tí yàbí tó tàbá ti rí kí wọ́n tó wá kó torí kankan ò náà ń pè ní kí ni alìjìmáàrù ó tí yàbí náà so ìgbàlásámẹ́ ni pé nìká ó wà mẹ́ṣúrú pẹ̀lú nǹkan mẹ́ta tàà sọ yìí tọ́ aláwọ̀kọ́ fàkọ̀dẹ̀dálà ala mashru'iyyati nikah so wọ́n ni pé àwọn àyàtì tó pọ̀ àwọn àyàtì ó ti tọ́ka sí ìjẹ́ òfin sharia ní islam ó ti tọ́ka sí pé nìká wọ́n ṣe lórí fún àwọn musulmi àwọn àyà ó ti tọ́ka sí àwọn ìpé minha nínú àwọn kan tó tọ́ka sí pé nìká ó wà mẹ́ṣòro ní islam qawluhu ta'ala òun náà ni gbólóhùn subhanahu ta'ala níbi tó ti ní pé fankihu ma taba lakum minan nisa'i mathna وثلاثة ورباعة فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم so níbi àyà yìí ọlọ́ni pé fàǹkíhù ma tọ́bà lákùnlẹ̀ nìsà so àwọn obìnrin tó bá ti wù yí ẹfẹ́ wọn tẹbà ti rí ká obìnrin yìí ó wù mí kí n fẹ́ ọlọ́ni pé kí ni ẹfẹ́ masna ẹfẹ́ méjì ni wàsùlá àbíkẹfẹ́ mẹ́ta wàrùbá àbíkẹfẹ́ mẹ́rin ẹfẹ́ méjì ẹfẹ́ mẹ́ta ẹfẹ́ mẹ́ta tó bá ti wùnyí ọlọ́wà ní pé fa in khiftum àmọ́tẹ́ bá ń bẹ̀rù anlá tààdìlú pé tí bá fẹ́ méjì tí bá fẹ́ mẹ́ta tí bá fẹ́ mẹ́rin ìléṣẹ́ adùn ìléṣẹ́ dédé bẹ̀ but ìpìlẹ̀ ní pé ni ọgbọ́n ẹgbùrọ̀ wà ń bẹ̀ láti fi tó nǹkan pẹ̀lú nǹkan tí mo mọ̀ ìṣọ́bọ̀yà mo gbọ́ tó bẹ̀ of course bali insan ala nafsi basira yo mọ̀ pé o gbọ́ tó bẹ́ẹ̀ àbí in so bóyá mo lè mo lè to nǹkan ẹ jẹ́ ndo lórí ọ̀kan Ọlọ́run ní kíni fawahidatan fe ọ̀kan ta yi pé o mọ̀ pé o lè ṣe adlu láàrin àwọn ìyàwó méjì àbí mẹ́ta àbí mẹ́rin aw ma malakat aymanukum àbí ole ole Manisim, ta ole ma ole ma gbádùn àwọn àwọn ẹrú tó ní lọ́wọ́ tó jobini ida ko fe ọ̀kan àbíkọ́ṣe kí ni kọmọ ní pleasure pẹ̀lú àwọn tó pé oppossess nínú àwọn slave girls tàbá ní pé slave girls ọwọ́n sọ pé bóyá ọmọ nǹkan tó wá láti abúlé ó ti bá wọn èyàn tó pé ó jẹ́ ẹrú pẹ̀lú ọ̀nà ṣẹ̀dá táàmù ìdà bóyá ajagun ni wọ́n wá pín ó wá dọ́dọ̀ rẹ̀ àbí èyàn rà látàrí tó pé gbà látọ̀dọ̀ ọ̀nà tó wà òkè ọ̀nà sọ yìí báyìí gẹ́gẹ́ bí àwọn afáàjì sọ kò sí báyìí kò sí báyìí so nǹkan tó kù ní kí ni fàwà ìdáta nìkan ló báyà bí náà so nǹkan tó fẹ́lú níbi àyà yóò náà kí ni ọlọ́rin pé fáǹkì hú ẹfẹ́ ó ti yà so ọlọ́n ti dípé káàṣì amru ni àbí so níwà ìpọ́ ọlọ́n amru yẹn ayé pé ó wà ó wà matlub ó wà nídẹ̀ látọ̀ àwọn mùsùlùmí kan jẹ́ kí ni kan fẹ́ àwọn èèyàn ọlọ́n nífẹ̀ẹ́ sí tó bá nífẹ́ sí kò ní pé ká ṣe àbí ni dáadáa eh, níbi ní pé ehm, man amila amalan laysa alayhi amruna fa huwa raddun so yẹn tó bá sí nǹkan kan tó yẹ pé àpá láti bí kó ṣe that is Allah àbí òjíṣẹ́ wọn sọ pé kó ṣe à nígbà lọ́wọ́ rẹ̀ so kí ni mọ̀ fún mukhalafa tó bá sí nǹkan kan tó ní pé kó ṣe fa huwa maqbul ó ti yàbí àgbà lọ́wọ́ rẹ̀ so ní síbẹ̀ ọlọ́tí wá fún aláṣẹ pé kájíkí ni ká fẹ́ àwọn ìyàwó aibẹ́ta bá ṣe ọlọ́run ó ti yàrí náà then àwọn àyá ti mi wọ́n ní pé ọkọ̀ olù tààlà àyà mi ọlọ́run ni pé wà á ń kì hul àyàmá minkum wà sọ̀lìhín min ìbádikún wà ìmá so àwọn nípa àyàmà níbi fúsù sí ìbà ìmọ̀ bóyá wà lọ́dọ̀ yìí náà níbi fúsù níbà nípa àyàmà wọn ni kó jẹ́ jámọ̀ fún ayyim aigimun. àyàmà jámọ̀ fún kíni ayyimun kíni ayyimun wọn ni pé wà húwà man la zawja lahu min ar-rijali wà man la zawja laha min nisa yẹn pé kò lọ́kọ àbí kò níyàwó onápè ní ayyimun kò lọ́kọ kò níyàwó onápè ní kíni ayyim sọláwà ní pé wà ánkìhú al'ayama ánkìhú láti ankaha àbí kí ni ankaha ó jẹ́ kí ni ó mú níyàwó àbó mú lọ́kọ ó ti yàbí náka ní pé òun ga ló fẹ́ fúnra rẹ̀ àbí anka ní pé ó mú lọ́kọ àbó níyàwó láti afáàlá ó ti yàbí so wà ánkìhú al'ayama minkum mamana zalik àwọn tí ó bá àwọn tó jẹ́ bí slaves ní àwọn ọkùnrin ẹ kan níyàwó àwọn tó jẹ́ slaves ní tó jóbi ní ẹ kan lọ́kọ náà ó ti yàrí náà so <clears throat> so ẹ́jì ní pé ayà yìí ń tọ́ka sí sí pé tó á pé ìwọ ni reason tí ò fi lọ́kọ jẹ́ kó lọ́kọ that's the meaning tó á pé ìwọ ni reason tí ò fi níyàwó jẹ́ kó níyàwó amúrù ni so of course tó á pé ọkùnrin ni tí èsì slave ó lè níyàwó ìdú ní pé bóyá bàbá àbíkínábí ọ̀tá ipé obìnrin kọ́ ó ní di bàbá ṣùtọ́ ipé ìwọ bàbá ni lọ́sọ̀bẹ̀ pé kò jẹ́ kó níyàwó kó lọ́kọ jẹ́ kó lọ́kọ so ayàyí ó ń bá àwọn bàbá wí ó ti yàbí ọwá ní pé wà ahadith now kí wá ní evidence pé nìká ó wà náà nípa ní pé wà àhàdíf kẹfìrọ̀ àwọn àdísò tó pọ̀ ń tọ́ka sí pé ó wà mẹ́ṣòro ní islam kí ẹ ní ọkọ̀ àbí kí ẹ níyàwó so wọ́n ní pé minha nínú àwọn àhàdíf yìí òun náà ni hadith ibn mas'udin òun náà ni hadith ni ibn mas'ud radiyallahu an tó wá pé alẹ́bí pé ya ma'ashar shabab ẹ̀yin shabab man istata'a minkum alba'ata a man istata'a minkum alba'ata wọ́n ní alba'ata ní báyìí bí mana kíni annikah kíni kíni kíni kíni níyàwó wàtàzáwò tàbí kíni náà kíni mari náà ni walmaksudu huna wọ́n ní pé nǹkan tágbàrẹ̀ pẹ̀lú alba'ata ní báyìí a takalifu zawaj wa, wa, wa mu'anuhu so àwọn wàhálà àwọn wàhálà tó mọ́ wá láti pẹ̀lú zawad pé afẹ́ ná owó kan àbí afẹ́ ṣe nǹkan so àwọn responsibilities nìká anẹ́bìnrin pé tẹ́yìn bá ti lè ṣe kẹ́yìn kí ni kẹ́yìn so even though our family wọ́n ní bí àbí ànáwàbí wọ́n ní pé albáà ní ibà yìí ó tún tọ́ka sí pé èyàn yà rí so òná sọ ibà yìí omi ìjìlówọlé inshallah so man istata'a minkum alba'ata yẹn tó bá lágbà láti ṣe alba'a àti sọ nǹkan tó jẹ́ alba'a bí anábi ni pé fal yatazawwaj kó jẹ́ kí ni kó yá níyàwó àbí kó yá lọ́kọ fa innahu aghaddu lilbasar tó ní pé èyàn tó bá lọ́kọ àbí tó bá níyàwó yóò mọ jẹ́ yóò mọ mú kó mọ ṣe bákan náà nìkáwù yìí yóò máa jẹ́ kó máa protecti ṣe sí rẹ̀ tí ò ní mọ́ ṣe zìná ó ti bá ẹni pé àdáníbì gan níbi àdísì náà kí náà gátà àníbì mú wa as reasons ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú pleasure náà ni àbí ọ̀rọ̀ tó ṣe pẹ̀lú pleasure náà ni náà sọ yìí báyìí kẹ́nìkan wá ní pé sóúnjẹ ló wá jẹ́ ni wọ́n ní pé àdíkẹ́lẹ́ máa sóúnjẹ ló wá jẹ́ ìwọ̀n sọmọ́ ó ti bá wọ́n ní pé wà máa ń lẹ́mí ẹ̀sítẹ́tẹ̀ fa aléhìbì sọmọ́ àníbì wọ́n ní pé àmọ́ ọmọ pé tọ bá ronú pé á ah, àwọn kan tá mọ̀ra ìlówó eh, rẹ̀ ní ilé take responsibilities yìí ṣe àníbì níbi kó lọ sí ìsìná ni pé àwọn yóò sọ pé àgbọ̀rú ló fà lárúrí ló fà tàbí ìsìná kò só kò sí kankan ẹ̀ pé Nàìjíríà kìíní kan ẹ̀mọ̀ kí Nàìjíríà sọ ni wọ́n mọ̀ sọ àti káàkiri so kí nà nẹ́bì sọ yóò àdíkọ́ sí a fààlẹ́ yí ìsọ̀hùn kó jẹ́ kí ní kó gbáwẹ̀ kó lọ́gbàwẹ̀ ní kí ni reason fa innahu lahu wija'un torí pé sọ́ọ̀mù yìí òun yóò mọ lú ṣáwà yẹn yóò mọ lú tó bá ti ń lù yóò mọ wíkì náà rí torí pé wìjá nílà ìmáà náà pé àdọ́rọ̀ píkà lùyàn òní wìjá ò láti wájá à ó ti yà rí so fa innahu lahu wìjá torí pé asọ́ọ̀mù yìí ó á ti bí lílù fún àṣáwà yẹn ti yà rí láti yóò mọ wíkì so anábì ò sọ pé yóò lọ tẹ́yẹn yóò kàn mọ́ wíkì nẹni so èbí tó wá wíkẹ̀ dé ìwọ náà wá ṣe takwa Allah ó tí àbí so o ma jẹ́kọ́ wíkì nẹ àbí ó ma wíkì kì ní ẹ fún wọn so ìtọ́ wá kù yẹn ìwọ náà ma ṣe takwa Allah pé ìfẹ́ ah, ṣe ìsìná tó gbé so àwọn mìíràn sọ pé àti ah, mo ti ń gbáwẹ̀ àmọ́ mo ṣáà rí pé kìíní ó sì bẹ́ẹ̀ ni ó sì kù àmọ́ èyí tó kù yẹn kí ẹ̀ ṣe kí ni kí ẹ̀ tún takwa kí ẹ̀ ṣe sọ́búrú àlà àdíhì ìbàlíyà torí pé tíyàn bá ti níyàwó ìbàlíyà ni so a musíbà ní pé èyàn níyàwó Allahul musta'an ọwọ́ ní pé wà hadithu ma'akil ibn yasar radiyallahu an anna rasulallah sallallahu alaihi wasallam qol anabi ní pé tazawwaju alwaduda alwaluda fa inni mukathirun bikumul umama yawm alqiyamah o ambe so anábi ni pé tazawwaju alwadud ẹ ma fẹ́ àwọn obìnrin tó ṣe pé wọ́n jẹ́ wadud tí wọ́n ṣe kí ni wọ́n soft tó pé wọ́n wà affectionate tí pe pé kódà gan ẹ ma rí pé eléyìí ó soft dada so anábi ò sọ pé kẹ́ẹ̀ lọ fẹ́ àwọn obìnrin tó yí pé bí ọkùnrin àwọn náà jẹ́ àbí kí ni mìíràn oúnta oúnta kí nǹkan kó soft so ọkùnrin tó bá fẹ́ tó bá fẹ́ obìnrin tó bá lọ fẹ́ yóò mọ̀ wá nǹkan tó soft na ni àbí tó ní pé ó mọ̀ pé òun fúnra òun lè kí tún lọ fẹ́lẹ̀ mìtẹ́kò náà tí lè náà bóò ní ilé òṣèré o ma difficult jẹ́ so alwadud ìyàn tó kó wà soft tó wà affectionate but bóò láṣe mọ́ bóò láṣe mọ́ obìnrin tó wà affectionate bóò láṣe mọ́ tàbí sọ ẹ́ bóò láṣe mọ́ ẹ má bá sọ̀rọ̀ àbí <laughs> ẹ má bá ṣàwàdà náà ok ṣe tí ń bá jọ àwàdà sí sóòrùn náà mọ́ ẹbá ìṣẹ́ náà ni àbí a ṣe kọ́ chief àmì táàfì mọ́ dáadáa àánú ṣe bí àwọn ìmọ́ ṣe tó wọ́n ṣe dáadáa náà pé áàfì mọ́ dáadáa ó ti bá Allahu musta'an bó láṣe mọ̀ pẹ̀lú ìṣẹ́ṣàwọ̀ náà ni tá bí so to some extent wọ́n ti then anẹ́gbà ní kéèkéé wá fẹ́ alìwàlúdì náà bó láṣe mọ́ alìwàlúdì ẹ̀dẹ́ kò lè bí mọ́ dáadáa bó láṣe mọ́ tá bá ti wọ àwọn tó ìyá rẹ̀ bí àǹtí rẹ̀ bí ẹ̀gbọ́n rẹ̀ tẹ́kí ó lẹ́gbọ̀n tó jóbìnrin tó ti tó ti tó ti tó ti lọ́mọ tẹ́lẹ̀ nígbàtí mo rí pé ah, ìyá bí bí bí 10 ah eh, sísà náà bí bí bí 15 ah, kò sí ilé ma bí 20 kò sí ma bí 20 kò sí àá ah, nígbàtí ìyá bí 15 kìí ma bí 20 so yóò ti mọ̀ ó ti ẹbà wọn nígbàtí mo délé mo rí pé ìyá bí eh, bí 2 ah sísà bí bí 1 ilé ò tẹ̀ bí mọ́ látara ara o <laughs> ara <laughs> mi ò ṣọ́bù yá Eh, bẹ́ẹ̀ ni aisha ò ní òkú lọ́pọ̀ bọ̀tá mi ò fẹ́ ìṣọ́ ìṣọ́ bóyá mú lè <laughs> ó ṣe bá wọn yẹn lè ṣe bẹ́ẹ̀ ó ṣe bá wọn tó àníbìnà ló sọ pé tàzáwàdú fa inni mukathirun bikumul umama yawmal kiyama torí pé ní yawmal kiyama ìmọ̀ fi ń ṣe fáàrí pé mo gan ju àwọn ọ́dá ṣe ti rí pé nínú àwọn rísìtà fún mọ́ fẹ́yàwó náà ní kí ni a fẹ́ bímọ gẹ́gẹ́ bí nìtẹ̀ ní sísọ àbí náà so pẹ̀lú ìṣìbáyà ti rí pé evidence right the Quran àti inú sunna tó ń tọ́ka sí pé nikah ó wà mashru ní Islam well ní ìbà ìwọ̀n mú specific àfá tó ń ṣe ìjìmá àmọ́ wọ́n sọ pé waqad ajma al-muslimun ala mashru'iyyati nikah tó tábà àwọn tíra tó ó ti yà rí but aṣá àgbà pé yes àwọn àfáwọn gbà pé gbogbo àfáwọn gbà pé a lè ṣe nìkan ní islam ó ti yà rí now so ilé ni àwọn evidence tọ́ka sí mashru'iyyati nikah now al-mas'alatu thaniya so a ti parí first mas'ala so al-mas'alatu thaniya the second mas'ala nípa ọ̀rọ̀ annikahu yìí wọ́n ni pé al-hikmatu fi mashru'iyyati nikah kí ni hikma kí ni wisdom tó wà bíyáni pé wọ́n jẹ́ kí nìka òkú wà mashru' torí pé ọlọ́wọ̀ níṣe kankan fún wa àbí kò ní sọ bí káàkiri kankan àyàfi kíkí nẹ̀kó ní hikma so min akida ta alifin jama'a wọ́n ni pé la yaf'alu Allahu shay'an illa wa gẹ́gẹ́ bí àkànfẹ́ ṣeré ní láfi dashman wat àti out so ó ní reason ìgbà mí alẹ́mọ́ ikpa yẹn ìgbà mí ànímọ̀ amẹ́gbẹ̀ tó kọ musulmi ni pé mo ṣáà ti rí tọrọ ìgbẹ́ka ṣe àbí àṣì náà ni ikpa wà ń bẹ nǹkan mọ́nà ni ó ti yé so àwọn Mu'tazila àti àwọn ahlul kalam àwọn ọmọ sọ pé ìgbà mí kò ní sí ikpa ń bẹ ọlọ́run yóò kàn ṣe kankan náà ni ó ti bá àwọn ahlus sunna àìsọ bẹ́ẹ̀ gbogbo nǹkan tàbá ti rí mọ̀ wọ́n ní pé laqad shara'a Allah subhanahu wa ta'ala an-nikaha li hikamin saniyatin wọ́n ní pé Allah subhanahu wa ta'ala ó ti ṣe nìká ní òfin fún wa torí àwọn hikam jẹ́mù hikma torí àwọn wisdoms saniya tó yẹ kí tó ga yumkinu ijmaluha fil ati so a lè summarize àwọn hikma yẹn a nínú nǹkan tó yìí aláwọ̀kọ́ kí lọ tún mú wá wọ́n ní pé kí ni ìrìfáàfù alfuruj láti gáàdì tẹ́sítì a ní àfẹ́sì sínáṣẹ́ ẹ ti rí pé yà ní masala ìsìntà ó ṣe kí ni ó lágbàrí ìrọ̀ nìka so kódà gàbí kí o ní number one so wọ́n ní pé ìrìfáàfù alfuruj láti fi gáàdì tẹ́sítì pé èyàn ní ṣe zìná òun náà fi ṣe nìka ló fi fún wa so wọ́n ní pé idh khalaqa ta'ala hadha al-insan wọ́n ní pé tó ikọ́ náà ló dáwò èèyàn ìgbà tó wá dáwò èèyàn gọ́rọ̀zà fi kàyà nílí algorizata aljensiya so ọlọ́run wá dá sára ọkùnrin àbí ara obìnrin náà ìgbàlápẹ̀ ni algoriza aljensiya ráwẹ́ tú sí èbò àtọ̀pẹ́ libido ìmọ̀bá yìí tú sí òbàdé hmm, ẹgbàlápẹ̀ libido tàbí ìsìnkà tó pé òun ló mọ́ ń fa orgies láti ṣe aljimáwù algoriza tú aljensiya ó tí yà ní so ọlọ́run ló dá sí àwọn èèyàn ẹ̀ṣẹ́ ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ tí ó kò wá fún wọn solution bá ṣe lò possible wọ́n fi ní pé fàṣàrọ̀ allahu lizawaj zawaj kó halal fún li ishba'i hadhihi rogba láti kí ni fi láti fi paná rogba yìí desires láti fúnnú eh, jẹjẹ ó ti bá ìṣbáwù so ó ń bí pé ó wà kọ́ngìrì tẹ́lẹ̀ àwákùnú jẹjẹ ó wá yíó ó ti bá so torí pé níbi nìká ó lè ṣe ìṣbáwù rẹ̀ that is ó lè jẹ́ kóyó dáadáa rọ́gbà yìí this particular urge láti ṣe alìsìntà ó ti yàrí wà lè ádámi làábá fi habákan reason tí ó fi ní pé tọ́lọ̀ fi jẹ́ kó jẹ́ òfin fún wa ní pé ọlọ́run so ọlọ́run ló dá sára sí ara àwọn èèyàn ó wá sọ pé ká má ṣe àzàwájìnà so dáadáa ẹ máa rí pé gbogbo nǹkan tó bá ti jẹ́ haram ẹ máa rí pé halalu ẹ̀ náà tún wà kódà ó tún pọ̀ ju haram lọ so halalu náà ó pọ̀ ju haram lọ dáadáa ìgbà tí tọ́lọ́n sọ fún Adam wa Hawa pé gbogbo nǹkan tó wà ní ìbàyí ẹ̀jẹ̀ kí ni ẹ̀jẹ̀ rọ́gọ̀dá ní àìkúṣe túmọ̀ ẹjẹ́ bó ṣe wù yí àmọ́ ṣe ilé ìwà látàkọrọba ilé gẹ́gẹ́gẹ́ àrí ṣàjárọ́ta fatakuna mina zọlimi ẹyọ kan náà ni so ẹwọ ogbó bí jẹ́nà bó ṣe rí bó ṣe fẹ̀ sí gbogbo halátọ́ wà bẹ́ẹ̀ ilé ìtàníríkà mọ́ ṣe gẹ́gẹ́ láfẹ́ṣe ẹyọ kan náà ni wọ́nríkà mọ́ lọ sí so ẹ ti rí pé haram Allah ó kéré sí halalu rẹ̀ ẹ̀dákùnrin wọ́n tó pé yẹn ṣe boyfriend girlfriend mostly tó bá fẹ́ ṣe jìmá tó bá fẹ́ ní sí náà yẹn ṣe wọ́n mọ́ ń ṣe haida wọ́n mọ́ ń ṣe haida síkì ní àbí ṣe wọ́n lè ṣe síta ní haida síkì ní àbí bí ní sí báyìí mọ́ fẹ́ sáré lọ síbì kan yóò sáré lọ sọ́dọ̀ boyfriend ẹ̀ kódà wọ́n pàápàá ní kò tẹ̀ sí kankan unlike mo ní èyí mo ní ìyàwó so as, as much as I want so ẹ ti rí pé halal Allah ó pọ̀ ju haram ẹ̀ lọ ó ti yé so àwọn ni pé nọmbà 2 náà nǹkan tó jẹ́ hikma òun náà ni husulu sakani wal unsi bayna zawjayn so ni pé pẹ̀lú nìká nínú àwọn hikma òun náà ni pé ọlọ́run fẹ́ kí asukun that is eh, bóla ìtúná asukun that is eh, kí ẹn wà calm kí ẹn bíbi farabalẹ̀ dáadáa kí ẹn wà tranquil ó ti bá wọn àti oúnṣù bẹ́ẹ̀nà sàúdá àti pé kán wà social ara wọn òun ọlọ́run fi dá nìká òkalẹ̀ so ilé ní ṣìbà ẹ̀ ti rí pé ó kẹ̀rá kọntínì àwọn ní pé wà kùsùlù rọ́hàtí wà lè sìkírọ́n kọ́lá tààlà Allah and min anfusikum azwaja pé ọlọ́run jẹ́ kí ọlọ́run dá nínú ara yín azwaja àwọn ìyàwó kí ni reason litaskunu ilayha ẹ̀ ṣe kẹ́ fi lè find the rest lọ́dọ̀ àwọn obìnrin lọ́dọ̀ àwọn ọkùnrin náà so ẹ ti pé reason tí tẹ́ fi níyàwó náà ìgbé kí ni ìyẹn fẹ́ rest ní àbí nísìlọ ọkùnrin tó kí ó ti lọ síta ó ti lọ ṣiṣẹ́ látàárọ̀ ó lè ṣiṣẹ́ látàárọ̀ ọ̀ tó wá délé kò bá yàwó lé kí ni níbo ìyàwó lọ ó lọ ṣiṣẹ́ hmm, ó ti lọ ọ́zù ìyàwó náà lọ ọ́zù ó ti bá wọn ẹ̀dàkùn sí reason tọ́lọ́ fi wá gbé dìkàkà yóò tí wọ́n bẹ̀ ní ṣùgbà kò sí bẹ̀ mọ́ àbílá àrí tọ́lọ́ fi gbé dìkàkà yóò tí wọ́n kò sí bẹ̀ mọ́ ọkọ jáde síta ó dé ó bá wọn mọ́lé kò sí kò sí alé ìyá lọ bẹ́yà ó sì wà ní mítìn kan níbì kan ó ti láfi ní pé àníṣà àwọn obìnrin ibi tọ́yẹ kan wà ní kí ilé náà kan wà kọ́kọ jáde síta an-nisa as-solihat àwọn obìnrin gidi bọ́ sí mọ́ṣílá ilé bọ̀ pé eh, afẹ́lọ ṣiṣẹ́ ta pé àmà ó lè padà ọkọ̀lé ó lè padà yáwó ọkọ̀ lè padà ìgbà ní ó lè padà ó lè padà sọ pé ò ní take responsibilities ma ok why tí wọ́n náà lọ fẹ́ ọkùnrin tó yẹ pé kò ní take responsibilities kí ni reason bí wọ́n náà lọ fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ ṣe bí nǹkan tó mọ̀ ṣe ni pé ọmọ wá èèyàn tó yẹ pé ó lè take responsibilities ni àbí so àbúrò láṣẹ́ mọ̀ pẹ̀lú ìṣẹ́ṣàrọ̀ náà ni okay kí lẹ́gbà ní ìsìn lọ́wọ́ gbé eh, wọ́n fi gbé ìṣẹ́ ọ̀kalẹ̀ so that àwọn kí ní dáfí mọ̀tọ̀sán ti pé yes ó ti wà nílẹ̀ ọ̀rẹ́dì gbọ́ pé àmọ̀ eh, bóyá tó bá di kí ní yóò padà bóyá ó lè padà that's another one again ma <laughs> so wo pé eh, andrew starkalo iṣẹ́ yẹn abadan especially irú ibi tá wà yìí pé kò office, ọ́fíìsì kọtẹ́ ẹ̀bá lọ ẹ mọ̀ rí ìtìlátù bẹ̀ kò sí free mixing ma wọ́n bẹ̀ ó ti yé báwọn so ara láti ẹgbẹ́ ni pé ìyàwó tó pé ó ti jáde síta tó lọ tó lọ òun náà lọ jágboro àbí tàbá tí tàbá délé sí kò ní makara ni yóò makara obìnrin kò sí yóò kara ọkùnrin ló tún ní that emotional balance pé mo lọ síta wọ́n ṣe kan fún mi ẹnìkan lù mi mo tún délé mo tún rẹ̀ ní ọkùnrin lè ṣe bẹ́ dáadáa àmọ́bìnrin kó rà gan pé kókò lọ́ra nǹkan lọ́jà kó tó dé padà àwọn complaint ẹmọ̀ gbọ́ pé kìíní kan ilé kìíní kan ṣókò sí ọmọ complaint káwá ní pé wájáde kó lè so sùkú nìyẹn tọ́lọ wá fẹ́ kárí àwárí mọ́ tó dáadáa àwọn obìnrin ó yẹ kọ́mọdún lé nìkí tó bí akọmọjáde then number three wọ́n ni pé hifdul ansar hifdul al-ansar wa tarabutul qarabati wal arhami ba'dihha bi ba'd so nínú àwọn hikma tó fi gbé nìkáwò kalẹ̀ o náà ni pé wọ́n fẹ́ ṣe hifzu al-ansar so wọ́n fẹ́ protect lineage family pé a mọ̀ pé lẹ́yìn bàbá tálókù èyàn báyìí ló kù èyàn báyìí ló kù bọ́ta wá tí ń ṣe ìsìnà káàkiri so ó ma wà lost pé ta ni bàbá ilé náà àti ẹ̀mọ́ ibi tó ti wọ́n kàn mú wá náà ni àmọ́ wọ́n kàn gbé wá náà ni pé ó ti lóyún náà ni àmọ́ ibi tó ti wá ilé nǹkan so kò ní sí kò ó ma wà lost so wọ́n ni pé wàtàrọ́bùtù kọ̀rọ́bà bákan náà kí kọ̀rọ́bà yẹn that closeness kó sì kó wà dáadáa láàrin àwọn family wal arham àti àwọn yani family ties ba'diha bi ba'd then number four. wọ́n ní pé baqa'un nasli al-bashari bákan yana nǹkan tó fi gbé ni kaw kalẹ̀ ọ̀nà ni pé kí ìran èyàn kon jẹ́ kí ni kó má continue ó ṣe bá kí mankind kó continue ọ̀nà la fi wò pé gbogbo àwọn tó ń pera lgbt àbí kíní kan tẹ́ bá fi wọ́n kalẹ̀ síbì kan káwọn nìkan lọ dá of them ẹ wá fi island kan pé ẹ̀yìn kan tẹba padà síbẹ̀ in maybe 50 years or 60 years kò sẹ́lẹ̀bọ̀ ní mẹ́mà kí ni reason torí pé kò ní sí bàkọ́wù alẹ́sẹ̀l albashari ní ọ̀dọ̀ wọn bẹ́ ọkọ̀ àti ayẹ ọkùnrin àtọkùnrin obìnrin àti obìnrin kò lé sí ẹmọ́ adopt ọmọ ọkàn ẹ̀yìn kanáà nìkan wọn bẹ́ wọ́n ni pé a lè adopt aramọ́ adopt wọ́n ẹ̀yìn kanáà ni ṣe ẹ̀wà rí pé kí ní ẹ̀ ó tako normally one instinct so láìpé àwọn tó síwájú láìpé àwọn náà wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ọmọdọ́dọ̀ yìí gan the first place so wọ́n ní pé wàtẹ̀fíìrò adádì musulmi nínú àwọn tí wọ́n fi gbé nìka ọkàrẹ̀ wọ́n ní pé kí àwọn musulmi kan fi lè pọ̀ dáadáa lè ègọ́ láti kò fàárí bí him láìsẹ kí ni láti fi jẹ́ kí àwọn kò fàá kan mọ bínú láti mọ jẹ́ kan mọ bínú sí kí àwọn musulmi ló pọ̀ báyìí wọ́n ní pé àwọn musulmi ọkàn bímọ ọkàn pọ̀ káàkiri ẹ̀yìn náà ẹ̀bímọ̀ àwọn tí náà mọ́ dùn wọn dùn wọn gàfẹ́ àwọn sọ́wọ́n pọ̀ àpò ni wọ́n pọ̀ báyìí so wọ́n wá wọ́n náà gbọ́n sí mọ́ stọ́pù kìíní ẹ̀ ṣe bá wọn so àwọn musulmi ẹmọ bí mọ́ lọ wà lè náṣírí dì ní láàrín bákan náà a fẹ́ spread as Allah subhanahu wa ta'ala ẹ̀dá kùn kí àbú kan nínú àwọn sàràfí pé kí wọ́n strong dáadáa kó bí bí 30 èyí na bí 40 èyí na bí bí ṣe 40 possible ni àwọn Eh, tẹ́ntẹ́ntẹ́ ó lè à 40 àà síkò bẹ́ẹ̀ ni tẹ́ntẹ́ bẹ́ẹ̀ ọkọ́ pọ́sùn dáadáa ẹ̀dágùn tẹ́yàn bá ti tẹ́yàn bá ti lọ́kọ tẹ́yàn bá ti lọ́kọ láti age of gravi 15 ó lọ́kọ láti age 15 tó tí ó fi wọ ẹ̀hàn pé ká ní pé ní síbáyì ó dedicate ọdún méjì fún ọmọ kan àbí so tàbá so yóò mọ̀ jẹ́ bí mílò báyìí 20 years àbí 20 plus 15 mílò lọ́jẹ́ báyìí 35 tó ti wọ́n mẹ́nu pọ́sù báyìí mostly kò tí wọ́n menopause mostly tó lékọ́ àwọn afọ́mọ́ ní pé menopause be 50 years mostly àwọn afọ́ ànábẹ́ àwọn sọ́bẹ̀ so tó fọ́ 35 yóò ti bí àwọn ọmọ bí 10 yóò sì wà young ẹni ó lè bí ọ̀fọ́ lè bí mọ́ sí tó bá fẹ́ bí mọ́ sí ọkọ̀ yóò bí mọ́ sí náà ní ṣáàlá kìí ṣe pé tó bá wù ara tọ́nà bá fún yóò gbà náà ni ó ti yé bá wọn bọ̀ká wá sí pé ó wá bí mẹ́wàá ní 35 ó rí mọ̀ very young ó ti yé báhùn ṣùgbọ́tọ́ lá pé afẹ́mà ló pé ẹn ká tó káwọ ẹtì náà káwọ 20 náà ká tó ká tó lọ́kọ ẹ̀dìgbà tí àbúkátà sọ ní kíláàsì bí general class pé 15 àwọn pariwo ní àwọn bí pariwo sí 15 tó kéré jù ní kódà wọn ni látàlù kọ̀látọ̀dọ̀ Aisha tó ní pé tó bá ti wọ 6 báyìí ní orúfọ̀ ní báyìí tó bá ti wọ 6 báyìí the first hide second hide rẹ̀ ó yẹ kó ni ọmọ sọ dáadáa náà but tí bá gbọ́ pé eh, at the age of 13 pé ó lọ lọ́kọ ìmọ̀ pé 13 ah, kódà lọ́dọ̀ àwọn sàràfí yìí gan àwọn tó gbọ́n ní sàràfí àwọn náà wọ́n mọ́ pé kí ẹ pé kí ní ẹwọ́ dí bákàbákà kò dẹ̀ dí bákàbákà ọlá pé wọ́n ti corrupt eh, fíkọ̀rọ̀ wa wọ́n ti corrupt ideology wa a ti jẹ́ kí western eh, ideology kó wọnú àwùjọ àwọn sàràfí yìí láfí ògbó róbẹ̀ akíní ẹwọ́ dí bákàbákà wáyé lákò dí bákàbákà ọ̀dá ṣe nínú pé kó lóyún níta ní age 13 àbí kó lọ́kọ kó wá lóyún ní age 13 olú bẹ́ta kó lọ́kọ náà nìna so ìṣàlà ń jódà àwọn brọ́sì pé bóyá ọmọ jẹ́ kí àwọn ọmọ kan jáde ní age 13 age 14 ó ti bá wọn so tẹ́bá tí ẹ̀mà ti nọ́mọ tó bá jóbìnrin ẹ jẹ́ kó jáde ní age 13 age di 18 ó ti bá jẹ́ kó di 18 tó yíká láàrín tó mọ́ tó mọ́ ń fàárín pé ẹ̀kẹ́rí yóò kọ́kọ́ parí secondary school náà tó kó ti wọ bí i secondary school bí 15 17 18 ẹ̀kọ́kọ́ wáyẹ́kì náà tó wá tó wá kọ wáyẹ́kì tán kó wá lọ kọ́ ṣẹ́ kìíní àwọn kìíní sí kò lè ṣe lọ́dílé ọkọ̀ ẹni so wọ́n ní pé nínú àwọn hikma òun náà ni alhifadhu ala fi hawiyati zina wàlì ìlàkọ́ ti lè mashbuha nínú àwọn kan tí wọ́n fi gbé nìkan kalẹ̀ òun náà ni pé yóò mọ̀ pìrìsẹ́vù akhlaq àwọn mùsùlùmí àwọn manas tó wà tó wà aliyah kó níbi pé kó wá ṣubú alhubut kó wá wà declined wà tààrọ́ di àbí kó wá kó sínú zina ẹwà àwọn west ẹ pé bó zina ó pọ́n bẹ́ gan kódà ó fi zina fi ó kọ́ ní ṣe dáadáa kódà kò kí o sí pé bóyá tẹ́yìn bá ṣe zina bóyá ẹ̀ṣẹ̀ kan kódà ní Nàìjíríà gan ó ṣe rí náà nìyẹn ní Nàìjíríà ẹ wá rí pé bàbá yóò mọ̀ yóò mọ̀ ránjú tó bá yí pé ó fẹ́ wọ́n fẹ́ fọmọ rẹ̀ ni àwọn tó bá gbọ́ pé ó lóyún ni kí náà ṣe ta fẹ́ fẹ́ ẹ̀gbà gbà tó wá fún lóyún tẹ́ yóò kù kí ni settlement ni àbí wọ́n lè gbé lọ síbẹ̀ ṣá kò lè dékọ́tì láyé kò lè dékọ́tì láyé tó gbé tó bá dékọ́tì yóò máa kódà you infringe on my fundamental human rights náà mọ̀ sọ káàkiri àbí my fundamental human rights ṣe bí ó ti pé 18 nǹkan tó mọ̀ sọ́dá ni ó ṣe báhùn so settlement ló kú pé ẹja sẹ́tì ọgbọ́ láti ṣe ẹ̀yìnwọ́n náà bóòlù ọ̀ṣọ́wá fún lóyún náà ṣe bí ó yẹ kọ́ wá bá wa ní ṣe báhùn ìwọ̀n náà ìkọ́dókùn ìgbẹ́yà lọ́kọ́ àwọn parents ẹ̀wà so ó ti wá dí tìjú báyìí àbí tí òun náà lè sọ pé ah, àbáyìn tí dẹ́dà àti ní àwọ̀ báyìí <laughs> ó lè sọ bẹ́ẹ̀ ẹni àwọn bẹ̀rẹ̀ wọn gan ní kíní pé ókè kí lọ fẹ́ ṣe fíkà ah, owó náà ma fún olówó sáà yóò wà dípò wọn bẹ́ẹ̀ so ó dẹ̀ mọ́sẹ̀ dára nínú Ìlọrin gangan fẹ́rẹ̀ níbẹ̀ gọmọ́sẹ̀ bẹ́ẹ̀ dára lọ́nù star so but sáì pé wọ́n ti gbé nìkan kalẹ̀ bí wọ́n ṣe kó gbé kalẹ̀ gbọ́n kí ni olùmọ̀ ṣẹlẹ̀ ó ti báhùn so wọ́n ni pé al-mas'alatu thalitha wa hiya al-akhira insha Allah uh, hadha al-yawm ó náà ni kí ni hukmun nikahi wa ikhtiyaru zawja so ìdájọ́ nìká ok àti wọ́n mọ̀ pé nìkáwù òfin ló jẹ́ fún àwọn mùsùlùmí àbí so tí gaba jófin ìmà kó jẹ́ mustahab àbí kó jẹ́ wajib àbí tó èwo ló kó síbẹ̀ ṣé wájìbù ni nìkáhù ni àbí ṣé mustahabu ni nìkáhù wọ́n fi ní pé hukmu nìkáhù ìdájọ́ nìkáhù wọ́n ní pé yakhtalifu hukmu nìkáhù min shakhsin li akhar wọ́n ní pé ìdájọ́ nìkáhù from one person to another person ọ̀rọ̀ ẹlòmíì ó lè jẹ́ pé nìkáhù jẹ́ wájì fi hákìí òun gẹ́fúnra rẹ̀ pé kó kìí ṣe wájì kó ṣe nìkáhù amúdákóṣe nìká àti bẹ́ẹ̀ lọ náà fi ní pé awalan yẹkúnù wájìbàn wọ́n ní pé nìká yóò mọ̀ jẹ́ wájìbù ìdàkánà ṣẹ́ksù yàkọ́fù àlànáfsìhí mínàlùwòkó ìfìzínà so wọ́n ní pé àbá ipé ẹni yìí ó ń bẹ̀rù pé ó lè kó sí yóò mọ̀ jẹ́ wájìbù fún yóò mọ̀ fún ọkùnrin àbóbìnrin bó ṣe rí ara mi yìí mo rí pé á ah, mo lè kó sísìnà pẹ̀lú nǹkan tó wà ní àwùjọ yìí mo lè kó sísìnà àwọn ni pé wà káàna kọ́dìrọ̀ na alátakàlì fi zawari na fakọ́tì yìí so àwọn responsibilities ní káà ó lè ṣe bákan náà ó lè ṣe àwọn spendings ní káàhùn náà dáwà ti dáhùn kan ìtọ́ àìkú ó ti pé lára èèyàn yóò mọ̀ di ni anna zawaj torí pé zawaju ìka lọ́kọ níyàwó so òun ni ọ̀nà táa fi ṣe kíni the only way táa fi ṣe kíni táa fi no not the only way one of the ways táa fi ṣe kíni táa fi guard eh, the eh, churches tiwa táa fi stop zina so ara òun náà ni kíni ma malakat aimanu mabi lára owó ìsàmú lúdá ni àwọn ní pé wà sáwọ́dì hì àánì lókú ìfìl haram so náà ni one of the ways táa fi ń in ìrántí kó sí haram fa in lam yastati' fààlẹ́yìí ìsọm àmọ́ tí ò bá lè ṣe nìkáwù yàtò rí pé responsibility ó pọ̀ kò lè ṣe so wọ́n ni pé fààlẹ́yìí ìsọm kó lè kíni kó yà gbà rẹ̀ wàlìyẹ stáàfì kó tí àti gádàrà rẹ̀ kó dìbì zina hátà yugniyahu so ọ̀n ti tọ́nà bá ti kíni tó bá fún ní owó tó bá fún lọ́rọ̀ láti kíni ìyàwó so ṣe ìgbàtọ́wà túnmà ní pé èyàn tó tí ó bá lówó kò lè níyàwó àbí ara tọ́lọ́sọ̀kọ́ nìyàn wọ́n sọ̀rọ̀ pa min haifu ṣe ó jẹ́ wájà kìí ṣe wájib ó tí àbí so bí táàtì náà náà ni pé ọlọ́ni pé wà in yakunu fuqara'a yughnihimullahu min fadlihi so kọ́sà ti kọ́kọ́ lọ́kọ náà àbí kọ́tíkọ́ níyàwó so tó áì pé wọ́n jẹ́ fùkọ̀rọ̀ mí ìdàtí wọ́n jẹ́ fùkọ̀rọ̀ mari tó bá ṣe bẹ́ẹ̀ yughnihimullahu min fadlihi ọlọ́mà fún ọlọ́rọ̀ inshallah tán fi bọ́bù kátà ti tán ní gẹ́gẹ́ bẹ́ wọn adolówó wọ́n wá but at least nǹkan tán ní láti mọ́ ṣe eh, this and that ó ma wà inshallah ó ti bá wọn so but nǹkan tán ní pé wùdúbù lásán ní sí báyìí ó ti jẹ́ mandub nígbà that is masnun mustahab ìdàkánà ṣẹ́ṣù dà ṣàwátìn tó bá yí pé ẹni yìí ó ní pé ó ni tó ní yàní desire láti ní sexual intercourse wà yá ń lékú múnákan nìká and ó lè take responsibilities nìká hùnà wà láyà kọ́fù alánàfì ìzìnà àmọ́ kò bẹ̀rù pé òun makó sí ìzìnà àmọ́ kò nàìjíríà ikọ́ àbí kìí so bóyá táyé pé ó wà nílùú kan tó yé pé bóyá wọ́n ìjẹ́ kan ṣe zina ẹ̀hẹ́n àlesọ bẹ́ẹ̀ tó pé gbogbo ọ̀nà tó fi ṣe zina wọ́n ti gbogbo ẹ̀ fún wọn yẹ̀lá lè sọ àmọ́ Nàìjíríà yìí kò pọ́sílù àbí kò sí ọmọ bẹ̀rù pé yóò kùnmà kó sí zina àtọkùnrin àti obìnrin náà ifá most ayé bó sí náà nìyẹn àbí àwọn ní Eh, àti àwọn àdísò ti wá tó ń sọ pé ká ṣe zawaj àti tó encourage ká ṣe zawaj the thalitha number three wọ́n ni pé yakunu makruhan wọ́n ni pé ìgbà míì kí ẹn lọ́kọ àbí kí ẹn ní ẹ̀wọ́ lè jẹ́ makruhu kana shakhsu ghayra muhtajin lè tó á that is kò ní shahwa kò dẹ̀ ní ẹni ìdí fún tó ṣe bá wọn bóyá ó jẹ́ innin ìdápẹ́ náà ní èyàn tó yí pé kò lè ṣe jìmáwò èyàn tó yí pé bóyá ó wà impotent not gẹ́gẹ́ bá wà impotent ẹ̀kọ́ impotent ló lè túnmọ̀ pé ló túnmọ̀ pé kò lè bímọ ní àbí àmóṣì ní ṣáwà bí ilé kò tẹ̀lé ṣe dáa sára ni hmm, òun náà ni ẹgbọ́n ọ̀dọ́ sọ àbí kí náà sọ òun náà sọ èyàn tó yí pé kò lè ṣe àṣára ó ti bá so aukabirun àbíyàn tó yẹ kí ó ti dàgbà tí kò sí ṣáwà láàrin látara mọ́ au maridun àbíyàn tó yẹ pé ó sick la shahwatala. so èyàn báyìí tó bá ti ṣe nìkáhù wọ́n ní pé nìkáhùn makuru tó ní pé kò sí nídi fún fún ẹniyàn wọ́n ní pé wà lẹ́ìnín èyàn tó pè ní alladhi la yaqdiru ala ityani nìsáyìn èyàn tó ṣe pé kò lè súnmọ́ obìnrin hmm? aula ya ṣahihin na abi kò ní ṣáwàṣá obìnrin o dán pè ní al'innin inninu ẹ pẹ̀lú ayin innin nínú ẹgbà ṣadda al'inninu o dán pè ní ìyẹn tó pé kò lè ṣe rátara àbí kò ní ṣáwàṣí àwọn so but ní ìbáyìí wọn sọ wọn kan ní ìbáyìí wọn náà ni pé kí ní ìpìnlẹ̀ àbí kí ní ìpìnlẹ̀ gbà nìká ni pé wájìbù ni àbí ìpìnlẹ̀ ni pé mustahabu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn sọ ní ìbàbí so wọ́n ìpé ó rẹ̀pé ìbìsẹ̀mí wọ́n sọ̀rọ̀ pàkí ní ẹ so ṣébùsẹ̀mí torí pé tàbá wo mazhabu àwọn hanabila nǹkan tó mọ́ sọ ní pé ìpìlẹ̀ pé sunna ni pé ní ọ̀dọ̀ musa wọn fa ìkàtà musa wọn fa inú hanabila inú shafiya àti àwọn so bọ̀tàfà ni pé ibùsẹ̀ wá ní pé ó fẹ́ lápọ́ṣà ọ̀rọ̀ yìí pé ṣe wájú nàbí mustahab nàbí afánikí wà kọ́lá bá dùn ìrìnàmà wà kọ́lá bá dùn áhìlẹ̀ ìlú afwan ìnáhú wàjíbùn mutlakọ̀ àwọn afáàmì wọ́n ní pé nìká pé wájíbù ni generally àfíta bá ní àwọn kankan tó kó but generally wájíbù ni afánikí wà annal asla fihil wujub ìpìlẹ̀ níbi nìkáwò náà níbi kí ni ọ̀rìn yaní káṣe lè an na kọ́lá nàbí sallallahu alaihi wasallam tó ìta bá gbogbolowa nàbí sallallahu alaihi ó ní pé ya ma'ashara shabab ẹ̀yin shabab man istata'a minkum al-ba'a tẹ̀yìn tó bá alba'a kí lápì alba'a àwọn responsibilities nìka àti kẹ́ǹsì jìmá ọgọ̀ fúnra rẹ̀ so anábì ní pé tó bá lè ṣe bẹ́ẹ̀ fáìlì yàtàzáwò wà tí ó so láàmù ìlàmù amúrù ni afá ní pé aláàlìl amr lám tó wà ní ìbà yìí fún pé amru wọ́n pẹ̀lẹ̀ láṣẹ ni wal aslu fil amri alwujub afá ní pé ìpìlẹ̀ níbi amru ọ̀rọ̀ ní pé kí ọ̀rọ̀ yẹn ni ìpìlẹ̀ ni illa an yujad ma yasrifuhu فيه تشبه بالنصارى الذين يعزفون عن النكاح رهبانية so ní pé bákan náà èyàn tó bá lè ṣe nìkáhù tí ó wá ṣe bí pé ó ti ń jọ àwọn nàṣọ́rọ̀ àwọn christian tó máa ń ṣe fadáfadá àwọn fadá àwọn àwọn fadá ìgbà irọ́tú ni àbí irọ́tú <laughs> ẹkọ̀lá ní ká bọ̀ ní ojú fàdá bákanbákan ojú ọ̀há but fàdá ò ní yá méjì méjì lọ́mọ dáyàn sá ó ti rí báhùn so yóò padà aṣípadà tú pé àti fàdá ló bímọ yìí ó mọ́ṣẹ̀ dáadáa kódà wọ́n lára ìpínlẹ̀ lgbt gẹ́ kí ni àwọn lesbian gẹ́ lẹ́gbìrí pé àwọn kí náà pè àwọn catholics yìí wọ́n ṣe kí ni wọ́n torí pé tàbá sọ̀pọ̀ ti rẹ̀ ṣe bọ́ ti ní ọ́sà ti níbi kàmọ́ ti fẹ́yà eh, obìnrin ní àbí àmá alẹ́bọ́kù ní ṣe ẹgbẹ̀rẹ̀ ọmọ ṣe láàrin wọn love star àmọ́ ìwọ tó bá dọba dé mùsùlùmí wà lọ ṣe bẹ́ẹ̀ bí kí wọ́n ti ń jọ àwọn ẹni yìí ni afá ní kí wà tashabuhu bi ghayri mùsùlùmí muharram so kí a ma imitate àwọn tó gbé nínú àwọn tó yí pé ó tọ́ka sí pé àníká ọ̀rọ̀ yẹn ní nípìlẹ̀ o náà ni pé àwọn nǹkan tó kó sínú nínú àwọn mafásit nínú àwọn masọ́ọ̀lẹ̀ nínú àwọn benefits tó wà ń bẹ̀ àti pé kí àwọn nǹkan tó jẹ́ bí aburúkó makó tó kó sínú pé kí so ó tọ́ka sí pé nìká fa inna wa aghaddu lil basar torí pé nikahu ó jẹ́ kíni ó máa jẹ́ kí ẹ̀yàn ṣe kíni kí ẹ̀ ló ahsan lil farj bákan náà ó máa ń gádìí tẹ́sítì èèyàn ìyún walakin لا بد من شرط على هذا القول وهو الاستطاعه àmọ́ ó yẹ ká àyíká kan ká ló sọ pé ọ̀ràn yẹn ní nípínlẹ̀ so a ti rí ṣarútù pé ó lè ṣe ó tí yàrí lè anna nàbí sallallahu alaihi wasallam qayyada dhalika bil istita'a faqala anábi sí kíni ó dé pẹ̀lú istita'a anábi wani pé man istata'a minkumul ba'a so wa li anna al-qayyata al-'am fi kulli wajib anna min shartihi al-istita'a then bákanáà general qaida wọn ni pé ká tó ṣe kankan níbi ìbádà àbí níbi mu'amala ìyẹn lè ṣe ni tí o bá lè ṣe ó ṣe kíni ó ti jábọ́ náà ni ó ti yàrí so afá wọ́n sọ̀kan yìí báyìí afá ni pé walqawlu bil wujub so àwọn tó ní pé ọ̀ràn yẹn ni ausland moríkò ló súnmọ́ jù ẹ̀ríkà afá but pẹ̀lú kan tí mo ti rí so nǹkan ló súnmọ́ ní pé kí ni ọ̀rọ̀ ẹ̀ ló jẹ́ òun ní ìpìlẹ̀ so òun ló súnmọ́ jù wà annal insan alladhi lahu shahwa bákanáà yẹn tó ipé ó ní shahwa wà yastati'u an yatazawwaj fa innahu yajibu alayhi nikah yẹn tó pé ó shahwa ó dẹ̀ lè ṣe basic needs fún nikah afá ni pé kódà gan ibn dakik al o, ó tún mú lá kì sí ibn dakik al-eid at-tabari olómú wá pé kódà ìjìmá wà no kò ló kẹ́lá ìjìmá ó ló kẹ́lá ìtìfàk pé ìtìfàk wà pé ọ̀ràn yẹn ni èyàn tó yẹ pé ó ní ṣáhwà bákan náà ó ní ìkápá láti ṣe àwọn nǹkan nìká kó ṣe kíni kó ṣe nìká ọ̀ràn yẹn ni ọwá ní pé walakin al-mashhur min al-madhhab huwa ma zakarahu al-mu'allif àmọ́ ìkà tó gbajúmọ̀ níbi mazhabu anabila ọ̀nà nìkan tí mu'allif sọ ọ̀nà ní pé kí ni ó jẹ́ súnà nípìnlẹ̀ àbí so mú kí bẹ́yà ka dream ẹ̀ṣọ́ ta'ala tó bá ti di ọ̀la àmọ́ sọ̀rọ̀ pa irú ìyàwó tẹ́ kẹ́ ń fẹ́ tẹ́mọ̀ fẹ́ àwùṣọ́ ta'ala so hadha sallallahu alaihi wasallam muhammad wa ala alihi wasallam